ربكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن هذا النبي صلى الله عليه وسلم ما تركنا إلا على محجة بيضاء نقية وقد علمنا أن المساجد بيوت الله وأن للمساجد حرمتها ومكانتها فإن المساجد تنزه وتقدس وتحترم عن جميع النجاسات والقاذورات وكان رسول الله صلى الله عليه وسلم يعلم أصحابه أن هذه المساجد إنما بنيت لذكر الله أمة الإسلام وبالاحترام لهذا البيت بيت الله سبحانه وتعالى قد رأينا أن أناسا من أصحاب رسول الله صلى الله عليه وسلم مع كونهم فقراء كانوا يعظمون بيوت الله ويحترمونها مع أن الحاجة دعتهم إلى أن يجعلوا المسجد أول لهم فأمر رسول الله صلى الله عليه وسلم بعد الهجرة أن تذلل أن يذلل هذا المكان وأن يصف لهم هذا المكان في مؤخر المسجد فيقال له صفة أو ظلة كما قرره أهل العلم وقال لكم أنا دعتس والمسلمين أن طبعا لكم إكراج قريفة النبي صلى الله عليه وسلم أن يبدأ لتبع ما جاك في مبوا كما نسي أن يكون كان نبي وقال ọba ní sàlẹ̀kún ọlá rẹ̀ àti àwọn ilé àrígbé àti ṣọ̀hábọ̀ kọ́kí àwọn náà pẹ̀lú àwọn tí ó kẹ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam jọ gbẹ̀rẹ̀ kíyàmà ẹ̀yọ́ mẹ́rin ẹ̀sìn mo ń fi àsìkò rẹ̀ káfí ìbẹ̀rù ọba dẹ́dà káfí sí gàgá láàrin àwa àti ìyá rẹ̀ ọba dẹ́dà dákùnmọ́ àtọ́síyà àánú rẹ̀ là ìkẹ́ rẹ̀ lànwá àforíjì rẹ̀ lànwá ó sàfíwá sí òǹgẹ́wò jama'a intambabo o náà ni àpẹẹlé tó bá dẹ́dà fi pán àwọn ilé rẹ̀ tọ̀jẹ́ mọ́sálásí sáàlé kila sáàlé bóyàn kí làwọn mímọ̀ sọ lórí eléyìí amẹnubà díẹ̀ ní ìjẹjọ lẹ́ni intambọ̀ sọ náà ni pé al-mamnu'at fil masjid mọ́sálásí ni àwọn mamnu'at ọwá pé méjì èyí táwọn èèyàn sì gbọ́ àti tí àwọn èèyàn ọmọ tẹ́lẹ̀ tàbí wà sàràyè méjèèjì fún wa ẹmẹ́ sì gbọ́ o àpọ̀lẹ̀ fún mọ́sálásí eléyìí ẹ̀mọ̀ tẹ́lẹ̀ ṣùgbẹ́ máa mọ̀ báyìí jàmáà tá ìsìláàmù ẹ̀sìn ọba adẹ́dà ni ó sì ní àwọn ọ̀wọ̀ tó pọ̀ ọ̀wọ̀ pọ̀ gan ọba dẹ́dà fi ọ̀wọ̀ wo àwọn nǹkan kankan táà gbọdọ̀ má fi ọ̀wọ̀ wo àwọn nǹkan náà nínú rẹ̀ náà ni masalasi tó jẹ́ lé ọba dẹ́dà jẹmáà fún ọba dẹ́dà lọ́la mẹ́rin náà kùrán fi ìbù yúútin tó kẹfẹ́ kọ́pì kan kí wọ́n ma wò pé àà ilé ìpọ̀ ọba dẹ́dà ní ilé ìrún náà ọba dẹ́dà yọ̀ǹda ká ma fi ìmọ̀ jọ́sì fún gbélé ní láńkẹ ní gbogbo ọ sọ rúra àwọn èèyàn tí tóbi wọ́n máa ń àìdá wọ́n máa wá bí àìdá oókọ̀ kan ní jẹ́ wọn ò ní mọ̀ pé àìdá náà máa tààdá ẹnìkan in tẹ́tẹ́ ó wá jẹ níbi tẹ́tẹ́ ó wá ara ní kì ń bẹ̀ fún bàbá àti màmá rẹ̀ owó tẹ́tẹ́ èèrà ní fún bàbá àti màmá rẹ̀ ọ̀kan náà àbúrò àbẹ́gbọ́n rẹ̀ àbájá àbájọ ń gbélé ọwá lọ jíníkì ẹkó tó ń bá sọ́rọ̀ àwọn rẹ̀ tó ti jẹ́lẹ̀ pé ọ̀rẹ̀ jíníkì kó ibi ọpọlọ ẹ mọ́nu ọmọrú rẹ̀ míkì tó jí pékè tó se míkì lásán èèyàn ń jọ́sàn lọ́sàn ọmọdán in tí wá mú ọtí

jẹmọ́ in tí mọ́ ń kálukú yóò o ní kí tọ́lọ́ náà mọ́ tóbi lẹ́mìírẹ̀ jẹ́ àfisẹ́bìnà àdíjẹ́ alẹ́sìnà mẹ́rin kìrọ́gbà fẹ́rọ̀dọ́ alẹ́sìnà mẹ́rin kì ní bẹ́ẹ̀nàmà nánà máa rasulillahi sallallahu alaihi wasallam ìjá àrọ̀bíyàn táwọn kan sàṣọ́lá ń kẹ́kọ̀ọ́ lọ káwọn ìwọ̀n lábá kabadé òǹjí àrò oko fàbálà bil masjid lọ́sìkò básí túsókòtò kí bá sí ìtọ̀. ìtọ̀ sí ẹ̀rọ pé arú oko lòun in tó lè yóò ní ìdàjú ẹ̀sì kọpọ̀ àbọ́rọ̀ wà lé umíyà ìbẹ̀lóko bọ́kùnrin ṣe bẹ̀síntọ̀ yìí fàṣẹ̀gẹ̀rú bá bá bá bẹ́rẹ̀ sàbẹ́sẹ̀ bònú ah ẹ̀rù ti bá ló sọ lọ́wọ́ wá sọ́wọ́sàn pé dàrú ẹ̀fílẹ̀ kí ló ní ìtọ́wọ́dẹ̀ aláfílẹ̀ sí ó wà tọ́ ìkúkọ ni hátà yẹntẹ́hìyà mẹ́báwọlì ẹ̀fílẹ̀ ẹ̀dì ọ̀tọ̀ tán tó títọ́ àti ẹ̀gbọ́nù adúdúkọ́ tọ́ ògúdànú àwọn olùmọ̀fẹ́ sọ lórí àdífì wọ́n ní àkọ́kọ́ tí a bá sàndì àbáríwò ìpọ̀ bí bó ṣe yẹ lọ ó lè dìfẹ̀lọ́pù ààrẹ ẹ̀bú láti bládà rẹ̀ tó sì jẹ́ wípé ẹ̀kọ́ ayé ẹ̀sìn níbi táyé súndé ó fi rinlẹ̀ kó lè ṣẹlẹ̀ bẹ́ ó dé ní ẹlẹ́ẹ̀kejì àti ẹ̀gbọ́ pé wọn mẹ́jàgbé mọ́ ebó sì yẹ kọ́ fọwọ́ fún táwọn ìmọ́wọ́ kọ́lọ̀dà yòkúta kí lọ́nà tó ó tútọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n nítorí wípé ànẹ́bìlà nàbí ọmọ jẹ́ tí ó bá padà lé tí òjò ọ̀tọ̀ tán bẹ̀rùn ibi tí ọdọ̀ tí mọ́sá sí ọpọ̀ sí yọ máa sí ìkúrò ọ̀nà ta nítorí kó ti bẹ̀rẹ̀ títí ń ṣe lọ ọ̀dàbẹ̀ mọ́sá sí wòye tọ́ ọ̀bẹ̀ ẹn tó wá tọ̀kọ̀ máa lẹ́wùn gẹ́lẹ́tẹ̀ẹ́ ìwọ́yà ní ìwọ́pẹ̀ nǹkan ti ṣẹlẹ̀ tó kírùn ṣùgbọ́n jálù báyà kejì bí ó sì kírùn tán ó ní Allahumma rahamni warham Muhammada ọlọ́njọ́ àwọn méjì mọ̀ fẹ́ kọ́ọ̀kẹ́ tó bá ti kẹ́mi tán kọ́ọ̀kẹ́ annabi ma wala tarham mana ahadan gbà tí ó gbé tẹ̀ sí tẹ̀ sí àndù kéèsì ní kò tí ẹ̀dá bí wà ní àà kéfà tó hajjiru wá sí à kọ́dẹ̀ hajjarta wá sí à o oní tó fẹ́ kéyọ wá fún ìkí ọlọ́npọ̀ àánú ọlọ́npọ̀ ó ti wá fúnlẹ̀ máa nù tó bá kẹ́ gbogbo wa ìtẹ́ ìkẹ́ tó kù ọmọ mẹ́rin tó ṣùgbọ́n jẹ́ àníbìsàsílẹ̀mù wá kọ̀rẹ́tì ẹ̀ nígbàtẹ́bì wọ́n bá sọ ọwá ní innama hadhihi masajid wo mọ́sálásí wo ní ọlọ́n dáadáa ọwá di pé ọ̀rọ̀ rẹ̀ ó bí ẹ̀kọ́ fún gbogbo mùsùlùmí ayé innama buniyat li dhikrillah ìrántí ọlọ́run ká máa kírun ká máa gbọ́lọ̀ láńkẹ̀ in tí ó kọ́ mọ́sálásí fún náà kìí sí nǹkan mí lẹ́kan bá sì gbọ́ ah, tẹ́ bá lẹ́nu tó bá sùn mọ́sánásí ọkẹrẹ máa bú lẹ́tí mọ́sánásí lè hádà nínú wọ́n ọkọ̀ mọ́sánásí fẹ́ oòrùn ọkọ̀ kíni ọkọ̀ mọ́sánásí fẹ́ oòrùn ọmọ skúù ni ọmọsẹ̀ ìsáàrùn ọwọ́ ajókòó sí ẹgbẹ̀ ẹgbù ó sì mẹ́rin wá ọ̀fàyìn láti wá ní bẹ́ilẹ̀ tó gbọ́yé àti ẹni tó sì ké ó kù díẹ̀ káàtò jẹmọ́ ẹ̀já ọkọ̀ wulé ọlọ́run kìí ṣe ibi tí a máa fi ẹ̀gbẹ́ bá lò tí ojú bá kò fírí mùsùlùmí tó lè máa tọ̀ mẹ́wàá bẹ́ẹ̀ sì ni mọ́sálásí náà bá a ṣe wáyé orí fíìdì yẹn ọ̀rọ̀ rẹ̀ sẹ́pẹ́rẹ́ ibi tàà dẹmakéètì ọ̀rọ̀ rẹ̀ tó lè jórí fíìdì lọ tẹ́nìkan bá gbọ́jà wá kò lè tajà náà nítorí wípé àsomọ́ ilé ọlọ́n níbẹ̀ kí ó tí ó fi wá máa tọ̀ bẹ́ẹ̀ tàbí máa dàbí skìtì lẹ́mẹ́ tàbí máa jọra bẹ́ẹ̀dì lẹ́mẹ́

wọ́n kọ mọ́sálásí ìyàwó tàbí bí ní jọ́nà náà ẹyọ kan ní gbóbi ìbẹ̀lẹ̀ dìyàn ó sì ní ìgbì ẹnìkan tí è tí ìwọlé rẹ̀ ìyàwó Aisha bí i ṣe wá mọ́sálásí tán lára ìgbì mọ́sálásí wọ́n kọ́ yàrá kan bẹ̀ táyìnbá níyàwó mi wọ́n tó kọ́ yàrá kan fún tọ́bọ̀ ti níyàwó ní wọ́n tó kọ́ yàrá kan fún wọ́n kọ́ yàrá kò sì sẹ́n tó tó 15 feet by 15 kò sí kọ́dà tó bèèrè kan bá kú fún ànàbì tọ́rì ìgbà tó fẹ́ fẹ́ yàwó mi yàrá àtẹ́ tó kù ní ọ́fẹ́sì kò ní kò ní kò ní kọ́ mi lẹ́sra sọ́rọ̀wà tó rọ́bí wọ́sánàmù alayhi àmbọ̀. Ibi ó tóbi jù ní dúkìá fánù nẹ́bí, o náà ni ààyè ìdáwà tó jẹ́ lẹ́ọ̀nà, mọ́sálásí. Mọ́sálásí ìwà ń ṣe iṣẹ́ tó pọ̀, lára iṣẹ́ tó pọ̀ ti ń ṣe. Àwọn àlìfúkọ̀ọ́ àwọn ọ̀dọ́ tí ò tí ìlú lè wọ́n dé láti sí ìlú kò sí bí wọ́n wọ́ sí kò sí wọ́n dò sí wọ́n mú mara ìbí mara gẹ́rí kòríbọ̀ sẹ́kà wà kù bẹ́yì gọ́sẹ̀kìl handak sorry afon ìgbà tó sì sáà tí ànẹ́bì lo 16 akẹni 18 months ṣùgbọ́n 16 ọ̀fẹ́ pọ̀lú yẹ tó dé Medina a mọ̀ pé ní ọdún kan àtòsù mẹ́rin pẹ́kẹ́ pọ́rùkà àtàbọ̀ تم تغيير القبلة من بيت المقدس إلى الكعبة المشرفة أردد أسأل الله تسمى ọya ẹmọ́ dojúkọ bẹ́tù mẹ́kìdísì ma ẹ dojúkọ Jerusalem ẹmọ́ dojúkọ Kaaba kápẹ́ ẹsùwà awé mọ̀ lọ bẹ́tù mẹ́kìdísì náà a ń dojúkọ bí tẹ́lẹ̀ ó ní a máa dojúkọ bí náà kìí sọ́nà báyìí kìí sọ́nà báyìí ẹmọ́ ìwé mọ́ ibi tá dojúkọ tẹ́lẹ̀ rẹ̀ wọ́n ní a máa dojúkọ bí kí láàfin mà ó sí ọlọ́run wá ní ogun àǹfàní ìgbàlú tó sí ilẹ̀ bí mẹ́rin sí serí lẹ́yìn tẹ̀lẹ̀ táwọn èèyàn ń fàwọn ayè kan lẹ̀ pé ọ̀wọ̀ fún ìmáàmù ayélé ọ̀tọ̀ ni ọ̀sásùn wọ́n ti chéńjì mọ́sálásí sí bí ní ìsìn ayélé wà lẹ́gbẹ̀ àwọn ẹ̀yọ́ wọ́n ni mẹ́sìlá ni wọ́n ọ̀dá ilé bi hadha makan fa dhulli tàbí ni ọya ẹlọ sí sákfù sí ibẹ̀ tẹ bá rẹ̀ nǹkan wọ́n bá lọ já dàbínú ọgọ́mọ̀ yóò ọgọ́mọ̀ wọ́n bá fi ń se òkè rẹ̀ níjọ́ náà lọ́n lámtústar jàwà níbò àwọn orí tí wọ́n fi kọ̀lẹ́gbẹ̀ kọ̀lẹ́gbẹ̀ ilẹ̀ẹ́lẹ̀ tí a rí nǹkan tí a bí bàtà sọ wípé wọ́n sì ṣẹ́ẹ̀dì bó sì wà náà nù ẹ̀yin tí ẹ̀ ríbi tẹ́ ma gbé ẹ̀yin ẹ ma gbébẹ̀ wọ́n wá ń pè bẹ̀ sófà áó vúlà ìdọ́wọ̀nà ìmúnú méjèèjì ló jẹ́ pé ìntọ́wọ̀n ọ̀pọ̀ àwọn olùmọ̀ lójú ó náà ní sófà àwọn èèyàn kí wọ́n èèyàn lè sùn téèyàn bá níbi téèyàn sùn lè dọ̀rọ̀rọ̀ pẹ̀lú àpọ̀lé téèyàn ọmọ wọn mọ́sálásí fún ọwọ́ ayọ̀dá fáwọn aláìní ọ̀pọ̀pọ̀ wọn ìjí ọlọ́sọ̀wọ́dà aláìní ọ̀pọ̀pọ̀ wọn láàmáwà àlàhúnwàlà ààlùn yóò sì rí bẹ́ẹ̀ àwọn tí ó ń wá sí Mẹ̀dínà yìí ìṣẹ̀mí wọn ó lè kìrì lọ́fà àwọn alákà òun ni ẹmọ́ sí kọ̀sẹ̀ndẹ̀rẹ̀ òun lódí ùfán òun bí lọ ohun wa Mẹ̀dínà kò ara Mẹ̀dínà òun kò ní ọmọ ẹ̀dá ẹni bá sì dàkó ìyá oko kèé sóòjọ́ bí ó bá lọ́wọ́ ọkọ̀rọ̀ mọ́gbàtà wọn ó fi kọ owó tí wọ́n ìrànlẹ̀dà wọn mọ́ ń parẹ̀ sábà tẹ̀kún sí ẹ̀kọ́ owó dà so ìnira ìwà pọ̀ ó sí ọlọ́run wá yọ̀ǹda fún àwọn pé kọ́dà tó bá rí bẹ̀ ẹ̀yin ẹlọ máa gbé mọ̀ ákọrọ̀ masjid ẹ̀yin masalasi ìgbà míì wọ́n lè jẹ́ méjì ó sì sàwọn lè pọ̀ sí wó di 40 ìgbà míì wọ́n tó lè dín ní 14 ẹni ní ìwọ láti ìlú rẹ̀ olùsù mẹ́jọ tó fi wá kẹ́kọ̀ọ́ ọlọ padà in tó kọ́ oṣù mẹ́jọ oní ẹni Islam ti ẹmọ́ lọ́dọ̀ tí wọn in tí fa ìyapẹ lọ́dọ̀ àwọn àfáànú ẹlòmí lójú lọ tó gbọ́ nǹkan ní nǹkan mí ìṣẹ́ ìlú ti tí ẹ̀ nígbàtàwọ́pọ̀ sàṣẹ́ tọ́ta dẹ́dà ti fi ẹwọ hadith wa tí àwọn àfáà ní ààlè máa yẹn náà fílà tàbá wọ́n sára sí ọjímọ̀ wọ́n nítorí pé ó ń sọ lọ́nà tí mọ́mù bá ń ṣe ó túbà lọ ẹni ọ bá sọ̀rọ̀ kódà bá sọ fẹ́ tí lọ̀nà pé ó ti ṣe tó kú díẹ̀ káàtò ó ti ṣe eré wọ́n mọ̀ lọ́wọ́ fọ́lá jùmọ̀ àtàlá irun tí wọ́n sì fún àti ẹ́dákẹ́kọ́ fún nínú dada fine àwọn àfáàdì ìfì tọwọ́ lórí ẹ̀ ṣùgbọ́n ìrùrí ọ̀papọ̀ orin tó sọ sùlẹ́ì alfàní sùlẹ́ì rọ́dùn fàkír aláìní ni a ṣùgbọ́n sùlẹ́ì dà àìní ẹ̀gbọ́n ó sì pẹ̀lú ọlọ́run àtàlẹ́bì rẹ̀ bá pẹ́dé jí wọ̀rọ̀sọ́ rẹ̀ àti máa fútúbà lọ lọba rapadà nìkan lọba jókòó jókòó láńgbàrí ya ṣùlẹ́ìk àrọ̀kátá ṣùlẹ́ìk kùsọ́ ti mẹ́fìlà ní àníbí stọ́pù fútúbà ni wọ́n bá sọ́rọ̀ ìrẹ́fẹ́ àrákà méjì àríwá tó ń bá kútùbà lọ àdíyìí ní ìpìlẹ̀ tó ń kàlùkú rí ẹ̀yẹ tí ẹmẹ́ fẹ́ràn jọmẹ́ tí padà ń lọ́dún mi ní tó ń kàlùkú rí lọ nígbà tí àwọn àfọ́ọ̀mà gbé àwọn apá àkọ́kọ́ tí ẹkọ́kọ́kọ́ wọ́n ni a jẹ́ pé àdíyìí ń sọ fún apé gbogbo ẹmbá ti dé jímà ìmọ́mù ìbáwà lórí mímbàrí yọ́nà ráfẹ́ àrákà méjì wọ́n ní kílẹ̀ rí ìrìnà èrí tí ẹ̀rí ẹjí ọ̀pọ̀ mẹ́lẹ̀ yìí àrùkálẹ̀ yà ṣùlẹ̀ tí ó kùsọ́ ti kírù ni ó ti yẹ lọ́dún akálẹ̀ jù olóò ti yàn òun sì wò kọ́bọ́yà rẹ̀ níbẹ̀rẹ̀ níbàrí ẹbí fún ọdún ìgbàlẹ̀ ọ̀rọ̀ kejì ni wípé ọ̀rọ̀ tẹ́lẹ̀ ń ṣe kọjọ mọ́rọ̀ náà fílà Sùlẹ́ìkù wọ mọ́sálásí jọ́nà lọ, àrẹ̀bí ìbẹ̀lú níbàrí. Fa átùlá Allahu nàbí yà wàlà hálì Sùlẹ́ìkì ní annáwú tàwátàtù sọ̀látù sọ̀rọ̀. Bó ṣe ń wọlé lọ́lọ́m fi hàn nàbí ọ̀sọ́rọ̀kùn tọrọ orí ọ̀sán bá So, Sùlẹ́ìkù wo yóò ti ń kí àṣùbá ní sanwó so ẹn bá ń lásìlọ jíbẹ̀ mẹ́rin bá àwọn ìbájú ọ̀nà sí kọ́ ọjọ́kò ní ẹ̀dàkù sí pé ìsọ̀rọ̀ àwọn ẹnìkẹta ní iṣẹ́ gbogbo jáde sọ̀rọ̀ kọjọ́ mọ́ náà fílà kọjọ́ bá wọ̀n rẹ̀yàn wọ́n ní kílẹ̀ rí wọ́n ní iṣẹ́ ní ìrìwáyà mi wà wàhálà bẹ́rẹ̀ ákì fi sún ìkúbọ̀ ìdáhọ́lá sọ̀rọ̀sọ́lám dáhọ́lá rọ́jú wọ̀rọ̀sọ́lá mi bá láhíyà ti bá sá ọkùnrin kan wọ́n sára sí jọ kan àdúgbìsì ìṣẹ́ òtúbọ̀ tó tọ́sí ni lè án na sùlẹ̀ دخل المثل اليوم يومئذ وعليه ثياب تظهر بعض عورته asọ́tí ìlẹ̀ ìkùn wọ́sọ̀ orúgbọ́n náà tó bá gbọ́wọ́ kìbá ìlò gbogbo ẹ̀fán rẹ̀ wọ́n wá ní àmọ́rọ̀wò rọ̀súnù bí rọ́kì àtẹ́yìn lè yẹ̀rọ̀ hamahu al'agniya ìdárọ̀ aúlà aláwọ̀ tasọ́dàkú lẹ́yìn yẹnà tí àrákà lè dídé anẹ́bìsìmọ̀ pẹ̀lú mẹ́sàásí ti kún táìmù tẹ́nì kan bá dádìde tí rú aṣọ bá ń bẹ̀lọ́ rẹ̀ lásọ tí ń fi ẹ̀fán rẹ̀ hàn tí ń fi gẹ rẹ̀ hàn àmì ó bá wọn tó bá lásọ tàbí bá lówó aṣọ tí wọ́n fi lè sàánú sùlẹ́kù túbí ọjọ́ ọ̀rọ̀ náà fi rẹ̀ ọjọ́ ọ̀pẹ̀yàn àti táwọn àfá àwọn ọmọdé ẹ̀bùn ewó lọpọlọ tí ìdànà ọmọdé ta títítítí ta fi wárí àrífì rẹ̀ pé man jẹ́ ayyọ́wọ̀n ìjúmọ̀ wal khutba minbar fàlìyàrù kan àrùkẹ́ àti wọ́n yẹ tàjẹ́wà sí ìhìnà pásìlì kìtọ́bù ni ẹ kọ̀gbọ́dọ̀ pẹ́ lórí rẹ̀. Ààyè ọwá níbi tẹ̀bí àrẹ̀ tí mọ́ sọ ti pẹ́. Tí a bá ń pè ọ gbogbo jẹ́yàn bá ń ṣe lè yọ àti kọ́nà kọmọ́ ti wà nílọ. Kọmọ sàárọ̀ yóò máa dámà dínú lọ. Kọmọ kàtàrọ̀ yóò máa dámà dínú. Kẹ́ẹ̀mọ́ gbogbo kan lọ. Èyí sọ

ojú ẹsẹ̀ má ti wọ mọ́sálásí yọ́ mọ̀ yẹ̀mẹ́ fílà ẹni kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ dúó àwẹ́tẹ̀sẹ̀ wà dúó torí kíni torí pé gbígbọ́ útúbà kìí sí ẹgbẹ́ dídámọ̀ àtìlónú wọ́n wá fẹ́ ká tètè palẹ̀ mọ́ gbogbo ń tàbá ń ṣe síwájú sáájú kó torí pé útúbọ̀ tí yíò bẹ̀rẹ̀ sí mọ̀ yẹ̀nà fílà o ní ìgbà tí wọ́n bá ń pèrò ẹlẹ́ẹ̀kejì tí mọ́ mú ti kú mímbà ìjọ ọdúnmọ́ ẹgbà tí wọ́n bá sásí nǹkan kó bẹ̀rẹ̀ Allah ṣáájú àsìkò òkútúbà yóò àmáyàn lásìkò òkútúbà wà tọ́ì àwambọ̀. Àwọn àṣẹ́bùsù fàì níjọ́ náà lọ́n ló tìtọ́, mọ́sálásí, òun náà ní ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀. Ìlàfi sọ wípé tí ọmọ ní kàtò, mọ́sìkì kọ́ ni nàmbà wán, mọ́dúrọ́sà nàmbà wán. Ṣùgbọ́n tó náà lọ́n kò sí òwúdà, mọ́sálásí náà lànàbí fi sí mọ́dúrọ́sà ọ̀dá hóstẹ́lì nǹkan mọ́sálásí ló fi ṣe hóstẹ́lì oná ní sufa súfà ní lọ́wọ́wọ́ o ní yàrá asáàbù súfà àwọn ará yàrá ní mọ́sálásí ṣe yàrá wọn di lẹ́gbẹ̀ òdí o òtútù dé ní o kíníkẹ́dé ní o bí wọ́n ṣe rọrùn ọmọ ẹwọ ní àmì ìtì lọ ní wọn a ń sọ ìdí ìtàfimọ̀ pé kí ní mẹ́rin sàwọn àfáàtì ẹ̀ní ẹ̀yà pẹ̀lú ìlàwà náà ti mọ̀ túnmà rẹ̀ yìí tó ń kàlùkú dúó gbọ́rọ̀ àmẹ́bí náà ní sọ káàkì bọ́nkàlùkú ṣe pẹ́mbẹ̀ tó ilé ṣe gbọ́ nǹkan tó àwọn bá ní àgbọ́wọ́kẹ̀ lóòrùn riwaya tí ó sí ẹlẹ́gbẹ́ rẹ̀ riwaya abúlábìnrin umar ni abúlábìnrin umar ẹ̀mẹ́rin ni allahu akbar mẹ́tẹ̀rẹ̀ ìgbàtọ̀fẹ́ rúkú ìgbàtọ̀gbórúkú rúkú ọ̀tẹ́ tí rùn bá wá jẹ́ oní tàṣáúdù méjì tánàbí bá ti ń pa tàṣáúdù àkọ́kọ́ tó bá nìdé àdífilé tó fẹsẹ̀ múlẹ́tò tó wá àríbí ma ń gbọ́ òkè níbi gbogbo àrọ̀kátì ẹ̀nà ọ̀rọ̀ ọfẹ́ rúkú ní ó wà ní ìbúrúwẹ̀rẹ̀ ní ẹn tó sì gbàdí ìfẹ́ wá ẹ̀ẹ̀kan lọ́wọ́ Madina ṣùgbọ́n rẹ̀ bí tó tọ́kùn tọ́dẹ̀ àwọn tí wọ́n bá jẹ tí ó ń bá mú gbogbo ìgbàrí ẹlòmí àbọ́dẹ̀ ní mọ́sálásí ọ̀dọ̀ wọn ó yẹ ẹwà bí pé sọ̀dí rẹ̀ kásá ma wápá wà lágbé tuntun lọ o ọ̀dọ̀ wa ní ẹ̀ kọ́kọ́ rí o èmi ni mo mú wà dúgbò o ẹ̀sìn ìlàmúlò àdìkẹ́ àmà o kásọ́ra o àwọn àsábùsù fàì àwọn arẹ́kọ̀ tọ́pọ̀ lára wọn ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé àṣẹ èèyàn a máa fi mọ́sálásí sílé bọ́lọ̀ ń bá fúnlẹ̀ mọ́ bọ́lọ̀ bá sí kí ni o tọ́lọ̀ ń wa èrúmà e, ní pálọ̀ nílò wọn àti àwẹ́ e. wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run ọgbà wọn láàyè náà lọ́bọ́ bá di mẹ́fà àkọ́bí ti dàgbà ó túnmọ̀ tó yàtọ̀ sí irú àwọn ayò lọ sí green mosque lọ́nà masu ọlọ̀ skúl ni pọ́dọ̀pọ́nà rẹ̀ lẹ́yìn magribi wọ́n mọ̀ ní masalasi sáyé dàbá mọ́ masalasi iṣẹ́ tí ìṣẹ́ pọ̀ ìnàlọ́rùn lọ tí ìrìn bọ́ wá sùn mọ́sálásí ń kọ́ fà ájínàlá tòótọ́ ló sùn mọ́sálásí lọ́bá lálà lọ́bá di pé jẹ́nàbà dára rẹ̀ tí bá ti ń tají tí bá ti ń tají kí àwọn èèyàn ó sì àdéhùn fún àdéhùn wájọ́ náà 50 táwọn tó yẹ sí iye àdéhùn pé àwárò yẹn èsì Eh, aláwòye sàdéhùn àbúrò ìyá sàdéhùn ọkàlùkù sàdéhùn ó ti wá ń fọkàn sówò ló èso lọ ọwá jí pẹ̀lú jẹ́nàbàlá ọgbọ́dọ̀ mọ̀fóòrùn pèlè ọyẹ̀wò tí èbò dìmọ́sílásí kọgbọ́rọ̀ sọ́sẹ̀ ṣùgbọ́n pé èèyàn súnmọ́sílásí jẹ́nà wà wà láàrẹ̀ ah bọ́ọ̀ ni ó sẹ́wọ̀n ìjẹ́nà ìkọ́lọ̀wọ̀ ìjẹ́nà máa ilé ti àwọn àstàfúnlọ ó ní ọgbọ́dọ̀ sọ́sẹ̀ kódà tí ọ̀bàrẹ́ ti mú fóònù ìtàbásá nínú ìsìnkú sọ pé ẹ̀ẹ̀ afọ́bọ̀sá ẹ̀tọ́rọlẹ̀ bá mú fóònù yẹn tí ó fi lọ rí ìwé kọsàbúrú mẹ́ àwọn àsábùsù fàì wọ́n wá jẹ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ jẹ́mọ́ tó ti bẹ́ la ilaha illallah pẹ́nì kan pé ilé ọlọ́run ọba lé ibẹ̀rù ẹ̀ sí gbé tẹ́yẹ ọ̀pọ̀pọ̀ ní mẹ́rin ti ń gbé sí àdámẹ́ni oòrùn mẹ́sàrásí tọ́jẹ́ ilé ọlọ́run oòrùn ìfẹ́ ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n ìyà jẹ wọ́n wọ́n sì sì sòrò kọ́dà láàrin ìmọ̀ tí wọ́n pè fún wa mẹ́jà min hadith àbí rọ́dọ̀rọ̀dọ̀ ní ìjọ kò sọ́rọ̀ pẹ̀lú wọn wọ́n hadith mọ́kànlá sọ́rọ̀ mẹ́jà min bayhaqi bismillah hasan aya sọ̀kalẹ̀ ọlọ́ni hafa min hada la hadith ta'jabun wa tabhahun wa la tabkun tó dá báyìí sọ yìí ọ̀tọ̀ ní ta ní ẹ̀sẹ̀ ọ̀tọ̀ ní tẹ́ǹsì kí wọ́n wà nílùú ọlọ́run bó wí tẹ́mẹ́ òsìnkú rẹ̀ sókú ẹ̀rílẹ̀ tó rí kọ́dọ̀ náà tó sọ níbi pé wà ń tùm sáàmì dùn nínú ìdínáwà ẹn tí a mọ́ ń pè sáàmì dùn o lẹni tí ìbínú ibi tọ́ta ìfẹ́ rẹ̀ sí kọ́ wá rí dùnù mẹ́ sáàmì dùn mọ̀fẹ́ túnmẹ̀ yóò ẹ máa wo àwọn tí ẹ máa gbá bọ́ọ̀lù wọ́n ti wá promise wọn pé ẹ bá gbò lóyún yóò gba 10 billion dollars ẹ máa kọ́kọ́ go ẹwà kọ́kọ́ góòm ẹwù tó lè fasọ mọ́ra tí ó pàdó tí ó hàn jú tí ó gbogbo bí sẹ́yìn sẹ́yìn tí ó tẹ́lá gbáṣẹ̀ wá wọ́n ni àádà ah, sáàmìtì sáàmìdùnà jubilétì bẹ́lùmí o kí ló dámi sọ wípé iná tùjárọ̀ yorùbá tó mẹ́rin láti fùjárọ̀ àwọn oníṣòwò wọ́n gbẹ̀rẹ̀ tó gbẹ̀rẹ̀ kìámà nígbùdé tọ́ọ̀gì torí pé tẹ́ẹ̀ bá rí pọ́nkọ́ ìkúsọ wọ́n dìsí fídíò rẹ̀ tí wọ́n bá fi oúnjẹ gẹ́gẹ́ pàrà léyìn <laughs> tí wọ́n ni gbogbo wọ́n àwọn ìbẹ̀kì ní ọjọ́ bí o ṣe bó sì wà ṣẹ̀tẹ̀ bá múlẹ̀gbẹ̀ báyìí ẹjẹ́ lórí ẹ̀kúdù gbogbo bí àgbàlagbàlá ìsọ méke bẹ́ẹ̀ náà àwọn sàmì lóyìn ó kàrùkúdù tí wọ́n bá ti ẹgbẹ́ wọ́n ti góòrí tí fáàmù gí ẹnu bí ilẹ̀ tí fòkè bí ẹsẹ̀ fòkè tó ẹlòmí ọ̀pọ̀ sókò tó ń dì àwọn àsábùsù fà ní ẹgbẹ́ ayáyìí níjọ́ náà lọ́wọ́ fàbákàwò wọ́n wá ń sọ ẹkún fún bẹ̀rù ọlọ́run fàlẹ́mà símọ̀sá sẹ́mà hàníyàn ẹkún yẹ wá ń ró láti mọ́sá sí àní wọ́n gbá láti rí rẹ̀ ìṣẹ́lú wa tó pàṣẹ wọn wá fàlẹ́mà rọ̀ áhùn bàkí wọ́n tán ẹkùn wa gbà nàbí tánàbí fi màdìjẹ́ fi sọkó pé torí ayà ni fàbàkẹ́yìnà àwọn fàábà mi tí wọ́n sí ààrẹ àṣàbù kú súfà nínú àwọn náà bá bẹ̀rẹ̀ sí sọkó tó sí ọlọ́wà ní ọdá láàrẹ ìjù náà mọ̀mbákà bẹ́ẹ̀ sì ni wà láyé ní kòrò lè jẹ́nàta mùsílù nàrà máa sí à gbogbo ẹni tó gbà pọ̀wò ní kò ẹ̀sẹ̀ ẹlẹ̀ ṣẹ́sẹ̀ àjọ wọ tí a ìpàdé ọlọ́ni ẹsọ kò lè wà jẹ́nà lọ́ọ̀lá tó bá jẹ́ pé yúdnìbòn wọ́n yẹ sẹ̀kfìrún fọ̀yẹ́kfìrún láhùn ọlọ́wọ́ àkúọ̀ mẹ́wàá ma sẹ́lọ́n wọ́n ma tọ́ra fúrújì pọ́lọ́sìmọ̀ fúrújì àgbọ̀dọ̀ kó bí àdífẹ̀rún táì kílẹ̀ rẹ̀ àdíbìlì tí ìbá ṣe pàà máa sẹ́lọ́n ni ẹ̀sẹ̀ táàǹsẹ̀ gan ilẹ̀ sábàbí tọ́rọ̀ tí ìfipayé rẹ̀ torí kéli nítorí pé ń tọ́ba dẹ́dà kórìíra jù òun ni kéèyàn máa ṣe mọ́tómọ́tó sí

múrìsẹ̀ ẹsẹ̀ àbótílẹ̀ 2030 gbogbo àwọn àbúrò rẹ̀ ti rọkọ̀ ọlọ́run kò nílò ọkọ̀ ó sì fún ká tó kíá sí ilé torí pé èyí tó fi sọ pé ó fi lẹ́tọ̀ ọkọ̀ ọmọ fún mi ó ní o tí mọ̀ sí ọ kí lọ fẹ́ bínú sí mi sí ọmọ kí ìfọ́nà máa ó ń kàrùkúrọ̀ máa sọ ti ẹ̀ láyé ọ̀tọ̀ọ̀tọ̀ láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ẹ̀yin náà ti mọ̀ pé ìlú sẹ̀ bẹ́ẹ̀ bá ti ẹ̀mí ó ṣe nǹkan tí ó tètè ṣe fún yín ọkàn yínú ó tó pàmì pé bí ìbá sá ìlójú tí ìní èyí tó ti ṣe tẹ́lẹ̀ sí mojúpẹ́ rẹ̀ náà fi kẹgbà mẹ́ bẹ́bì ṣe rínú ìtì wọ́n mú ẹlùmí wà ẹlùmí ìmúra rẹ̀ wà sí kẹta ní paríparí lára ìyàtọ̀ jẹ wọn àti sùúrù wọn lórí ìmú ebi mara jẹ́ àfi sahih min hadith àbí rọ́dọ̀rọ̀dọ̀ abúrò ní ìjọ wọ́n ní yà ò máa ní lábàá lù ṣe àní ọjọ́ kìíní lọ ìjẹ kankan ọjọ́ kejì tún lọ ìjẹ kankan fàrọ̀bátù fàṣàdátù bá kún èmì àjá mọ́ wá sókúta mọ́kọ̀ ìtí fi mẹ́rẹ́ se bẹ́ẹ̀ ni pé tútùtù òkúta bado mabudi abakiri ni boy anamtida si wala bin bando gbọ́n lọ sọ́nà ibi an ayatin mo ní aya kan mo fẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ kí lọ lọ́n gbà wa ma sa'altuhu illa li yushabbi'ani in si bi mo mọ̀ pé lówó lòun ara ara ò ní ìníìdì kó túnmà ayà ebí lè kí ó lè lè wà mọ̀ fẹ́ kọ́ sáà náà mẹ́lẹ̀ tó bá ti rójú omega ẹ̀ṣàbàntúmà kò lè tọ́rọ ẹ̀ṣàbàntúmà ayà kan abúrẹ̀ ẹ̀ká aláàbọ̀ tó ìsìnlẹ̀ yìí tí mo fẹ́ kọ́ sọnù ṣùgbọ́n kò rójú mi ló bá tú ayà lọ ah, ní àgbákiri ìdánwò yìí ọlọ́sọ̀ ogun tó ṣẹlẹ̀ tó bá lọ ah! ìṣúwàrà ọlọ́ọ̀mẹ̀ ló mẹ́wàá bí wọ́n ń ṣe yọ lọ́ọ̀kanú àti dára yìí umar ayà kan bẹnu kùránì bóò sí ń kú ní òun ga ohun lè tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ní ara sí ilé ọmọ rẹ̀ kí lọ lórí onígbòhùn náà gbogbo oge náà bá bẹ́ẹ̀ ní sálàyé ìlédì àlàyé ah ẹgbọ́n tó àbúrò rẹ̀ ó ní fàmọ́rọ̀ bí Abul Qasim kó sí rí lọ ẹni àfisẹ́rán alúsàsílám ọkàn bọ̀ ní lọ́bàkọ̀jálẹ́gbẹ̀ẹ́ ó ní falamma ọ̀rọ̀ ní sọ̀sọ̀ bọ́nà bí sẹ́rí ni lójú ẹsẹ̀ lóòrọ̀ ìrọ̀ o ah! mú nǹkan mara o ibi ọ̀ ó sì fọ́kẹ́ balẹ̀ ah! ó lò wọ́n wò pé mọ̀lànàbí ẹgbà yàtọ̀ pẹ́ nàbí ni ó àbí amọ̀lànàbí olóòsọ̀lọ́bà ní yàlọ̀ ọlọ́run bọ̀ fọ́lọ́mọ̀dá kọ̀rọ̀ bẹ̀rẹ̀ bọ́rẹ̀ mìí wọlé lọ́bàá rí wàrà tí ẹ̀ gbé wá wàrà bẹnu bá abíbá pàwọ́rá lé bí mọ̀ ẹ̀ tí wàrà rọ́yà ẹnìkan ló gbé wá ní ìsìn ló pè ní ẹ̀bù fún wà náàbí ah! àbúrà ní inú òun ti gùn pé ààrẹ ọjàwà ọ̀ bẹ́ẹ̀ sí ló wúwo náà kò lè yú ẹnìkan ṣùgbọ́n sẹ́tẹ̀ rẹ̀ pé ipò ẹgbẹ́ ní ìjọ náà lọ́wọ́ sílẹ̀ ní 300 wọ́n kọ́kọ́ ojú ara wọn òun púpọ̀ mẹ́ ní sọ pẹ̀ta ní ẹgbẹ́rẹ́ sí wọ́n ma kí ọwọ́ bọ̀ wọ́n ma lá ní àbí wọ́n ma ṣe ọdí sálọ̀pẹ̀wá ọdẹ́ bí ọmọ ẹgbẹ́ fọ́nkọ̀ kan kúrò ní ìkẹ́dé wà kọ́ dí àrọ́fútù bó ṣe sọ́nà ànàsáàkìyà lẹ́kọ́ọ́mì àkíròhò ìṣòrùbà in tó tó kọ́bà ló jẹ́ bá mú sí ti mọ̀ pé nínú tàà tó gbọ́ lọ́dọ̀dọ̀ ọ̀gá wa ẹn tí bá ń gbé nǹkan fáwọn èèyàn ò ní ọjì kan ìbànújẹ́ ìbábò rọ́rọ̀ olùkàlùkù mú ah! ní sẹ́kùn kankan mọ́ yóò torí lọ́wọ́ torí ẹ̀gá mú àbẹ̀ẹ́dẹ́gbẹ́nu ebi ìgbẹ̀wò kó mẹ́ ó ní fàṣẹ́rìbà nínú sàlááfùmí àti ìrọ́jù three hundred èèyàn sì múnú gbà wà rẹ̀ kékeré gbogbo wá dìgbà àbí wà ní àbúrò rẹ̀ èmi ní wà mú kí ìwọ lọ́kọ̀ọ́kọ́ mú sáájú anabi ni mu ó ní fasharit anabi ni mu musumu mumu mumu anabi wa ni àbúrò àbí ebi ọ̀pọ̀ mọ́ ni olóbi pàwọ̀ tó ní wa mú dáyé kan àbí wa ni fàkùrù wa ṣọ́b jókò járó sílẹ̀ pẹ̀lú rẹ̀ túnmọ̀ múzò ó ní bọ̀ ya wọn ni ya Rasulullah wallazi ba'athaka bil haqqi ma ajidu lahu maslakan ní wáyàmí fi bákanin annabi gbogbo mọ́mọ́mọ́ wàláì kò sí space náà mímá mo ti yóò kan gbogbogbo olóṣọ́rọ̀ síṣẹ̀ wà gbà lọ́wọ́ àbílẹ̀ síṣẹ̀ wà mú tí ẹ tí ẹ ìgbọ́nà náà alákúlé ìntàfẹ́fà yọ ní wípé ẹni ìntọ́bá ìmáàmù Málíkì wọ́n bá kéèyàn jẹ́ ọmọ mọ́sálásí wọ́n bá wọn àwọn kẹta wọ́n wọ́n sọ lẹ́gbọ́n pẹ́lẹ̀ sí ìkọ̀ lè dálẹ̀ wọ́n wọ́n sì tó kú sí padà yóò tó lò padà àwọn ọgbà jẹ́mọ́ mẹ́sàlásí bá bá ṣe ń bá lò níbi ìmọ̀tótó ni pé eléyìí ọjọ́ nǹkan mi, ìn tí ọjọ́ nǹkan mi tó bá pé kọ̀díṣàn wọ́n tàfẹ́ dẹnu mọ́sánásí ọjọ́ pálọ̀ wa o ọjọ́ dáìlé wa o ọjọ́ ọ́fíìsì wa o ọjọ́ yàrá wa o wọ́n èé mọ́ lọ mọ́sánásí lò pé àti ah, ah, gbẹ̀ntí ń tọ́jú ẹ̀ ẹn tí bá ń ṣe bẹ́ẹ̀ yóò kò wájú ọlọ́run fún kó túbá o eléyìí ni kìrí ìrà tó lè rí sọ díẹ̀ nílé من المع... من... من... من الممنوعات في المسجد نورد ما تيسر إن شاء الله تعالى ذكره في الخطبات القادمة إن كان في الأمر بقية عم يبادد المرأة كثيرا gbogbo ẹ̀lú ní a máa ṣe láńsí díẹ̀díẹ̀ èyàn máa fẹ̀mì sí pé ò ti dá ń bí nǹkan kankan yóò sì máa ṣe nǹkan mí ìtọ̀jẹ́ pé wà tahsabuna wà hayyinan wa huwa 'inda Allahi 'azim ẹlùmí in tí ó kò di àwájú ọlọ́ mọ́sálásí ọmọ àdákùsánú wa gbogbo dáadáa rẹ̀ kàsọ̀dọ̀ rẹ̀ mọ́sà sí fún wa fẹ̀mí wa bá lẹ́wọ́ jẹ́ kí tító bí rí ó dé sáàrí ọkàn wa jẹ́ wá mọ́ bá lò káfí tán sórí ìyọnú rẹ̀ bí hakila haula wala quwwata وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم أصلي وأسلم المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله وقد أمر الله سبحانه وتعالى بهذا في مواضع كثيرة في كتاب العزيز قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سليلا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قطعا عباد الله المساجد كلها بيوت الله لها حرمتها وقدسيتها واحترامها ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ولا بد من الاحتراز من ممنوعات في المسجد ذكر كثيرا من أهل العلم في كتبهم ما الأدلة من كلام صاحب النبوة أمة الإسلام فإن المسجد بيت الله لا بد أن يجنب من كل ما ينجسه من بول وغيره من النجاسات جاء من حديث عز بن مالك رضي الله تعالى عنه في قصة رجل أعرابي جاء من البادية فبال في المسجد فزجره الناس فنهاهم رسول الله صلى الله عليه وسلم عن زجره حتى انتهى من بوله فلما انتهى من بوله آن وقت الصلاة صلوا مع رسول الله صلى الله عليه وسلم وبدأ الرجل يجر يجر فقال اللهم ارحمني وارحم محمدا ولا ترحم معنا أحدا ابتسم صلى الله عليه وسلم على وجهه فقال له قد حجرت واسعة لكن الرسول أثبت لهذا العربي في هذا الحديث الشريف أن المساجد ما بنيت إلا لذكر الله والصلاة فيه وقراءة القرآن فإن بيوت الله المساجد كلها إنما بنيت لذكر الله بنيت للصلاة بنيت لقراءة القرآن ولكن هل يجوز فيه النوم نعم يجوز انه في العزم في الضرورة هذا النبي صلوات ربه وسلام عليه قد عدنا للمهاجرين لعزاب الفقراء أن يبنوا وأن يظللوا مكانا اخر المسجد وهذا المكان كان سابقا قبلة المسجد لأنه موجه إلى بيت المقدس وهذا بعد 16 وهذا بعد ستة عشر شهرا من قدوم رسول الله صلى الله عليه وسلم المدينة المنورة فأمر صلى الله عليه وسلم أمر الفقراء من أصحاب الوزاد أن يدللوا هذا المكان لكنه لم تستر جوانبه فبدأوا يبيتون في هذا المكان وينظفون بيت الله ويعظمون بيت الله ويحتبون بيت الله في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغلو والآصال بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان مصاب Thank you. الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الله اصطفى إلى الله اتقوا ربكم في السر والآن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام من نام في المسجد و... واستيقظ جنوبا لا بد له من المبادرة بالخروج من المسجد هكذا قرروا أهل العلم أما لومهم في المسجد ليس بحرام لقصة أصحاب الصفة كانوا يكفرون حينا ويقلون حينا آخر وهم صابرون على شدة ومشاق العيش وكان رسول الله صلى الله عليه وسلم يحبهم كثيرا ويؤانسهم ويجالسهم وكانوا معدودين من أهل بيت رسول الله صلى الله عليه وسلم في النفقة والرعاية والرئاسة وكان رسول الله صلى الله عليه وسلم أحيانا يبكي مع بكائهم إذا سمعوا شيئا من كلام الله فخوفهم ذلك جاء هذا فيما أخذ الإمام بيات الشافعي لما نزل قول الله سبحانه وتعالى فمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون بكى أصحاب صفة فأبقى سمع صلى الله عليه وسلم حنينهم فلما سمع حنينهم بكى ببكائهم فبكينا أعراه يقول هذا ثم قال صلى الله عليه وسلم لا يلج النار من بكى من خشية الله ولا يدعو الجنة مسلم ولا معصية لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بكم يذنبون ويستغفرون فيغفرون الله لهم أسأل الله الذي لا إله إلا هو أن يطهر قلوبنا وأن يمكننا وأن يعلمنا ما يرضي عنا وأن ييسر هذا العمل لجميعنا وأن نعلم لبيوت الله حرمتها وقدسيتها ومكانتها في هذا في ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب أسأل الله الذي لا إله إلا هو أن يجعلني وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر عداك أداء الدين اللهم ربنا دمر عداك أداء الدين اللهم ربنا من أراد بنا وبنا بسوء وبكتابك بسوء وبسنة نبيك بسوء وبالمسلم بسوء اللهم دمرهم أجمعين وأحسم عددا واقتل بددا ولا تغادر من أحدا يا جبار السماوات والأرض ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائل الأوطان اللهم ربنا لنا مؤيدا ونسيرا يا أرحم الراحمين ويا أجود الأجودين اللهم ربنا إليك توكلنا وإليك نبنا وإليك المصير رب ربنا أحسن عاقبة في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة عباد الله ولم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثناه ملائكته وثبت بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلوم القائل في مكان الشيء الثابتة من صلى عليها صلاة صلى الله عليه عشر اللهم ربنا صلي وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا